الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدبكم الله سبحانه وتعالى أطلع عليكم كاتي قفوا النبي محمد صلى الله عليه وآله وسلم gẹ́gẹ́ bí lórí ta ṣe fọ́nra wáyé pé lẹ́yìn bàtàbà parí àbítàbà bá rọ̀ débìkan nínú kìtàbù sọ́lá kìtàbù síyà èyí tó kù táàmù inshallah òun náà ni kìtàbù sọ́lá rí tàti mọ̀ sàlàyé fúnra wa díẹ̀ díẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìrun àti àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ Naam, bab eh, tírà ta tuwa maka insha Allah, ni Bulugh al ah, sharhu a fata da yin luna lai da sun lutile ne wannan Sheikh Abdullah Al-Bassam ita nke ne tawdih al-ahkam tawdihu al-ahkam so yin tona ba ni tira insha Allah wọ́n lè ma bá follow mujalladi bí mẹ́rin bí 4 volumes ní tira yẹn tó dẹ̀ kún kẹ́kẹ́ fún ìmà ilé yóò dẹ̀ ní ìmà náà kó níbi ìmọ̀ mọ́ wà nfàní níbi sharhu mumtia titi a Sheikh Muhammad Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ibi ìmọ̀ mú àwọn àǹfàní níbi um, ṣẹ́rù wa lórí uh, umdatul ahkam so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ balmuhim ibi tá ti máa ka àwọn fàwáìdì gangan fúnra rẹ̀ gangan ibi titi taudehu al-ahkam yìí àlàyé ta sí lórí bulugh al-maram titi ibn hajar al rahimahullahu ta'ala tán pè ní àfà gangan nínú ẹ̀sìn Islam kìkín sàwọn táwọn kan fi ẹnu sáàfà gidi sọwọ́n dáfà lágídé wọn wọn rẹ̀ àwọn ilé gangan ni àwọn olùmọ̀ gidi tí mẹ̀kí ń sàwọn olùmọ̀ tí wọ́n mọ́ ń da ìlúrú àbáwọn olùmọ̀ tó ṣe pé kò sí táwọn máa tó kàn ju káwọn èèyàn ṣe protest lọ àwọn ilé yíkọ̀ dámà ìlúùm kẹfẹ́rọ fún al'umma because in tánwà bá ma ṣe ní pé tán wá fẹ́ sàlàyé kí nẹ́gà fún wa wọn kàn ní dédé sáwọnú ayà bínú hadith in ta fẹ́ sàlàyé kí kọ́kọ́ náà ń pè bẹ́ẹ̀ náà yọ tán fẹ́ sàlàyé at-tawhid wa shirk wọn kọ́ sàlàyé pé kí ní pè ní tawhid kí ní pè ní shirk kọ́kọ́ mọ́ tán sọ náà ó ti mọ́ tán sọ àbí ẹjá wọnú Qur'an ẹjá wọnú hadith àwọn ọgbọ́lọ́nà ti sọ̀rọ̀ ń pa kí nínú Qur'an àti hadith báwọn àfáà gidi ṣe lélẹ́yìí bó ṣe máa ń to ìmọ̀ fáwọn èèyàn lélẹ́yìí kò wá sẹ́nìkan tí ò níye yóò yá wọn ma tán bá já wọn ma kẹ́kọ́ tó igbá wọn tó lábùlẹ̀ rí yóò sì yá wọn lómí náà tó sì kọ́ kan gbọ́ wà sí ti wọn ni yóò tún yí wọn pé ó kí ṣe ń tán sọ lélẹ̀ kò tí ẹ lè Arabic language kí náà ń pè Arabic language wọ́n ní àdùáwú bí khairin èyí tẹ́ ń pè ní àsọ̀lá nínú èdè lágbàwá ní pìlẹ̀ àdùá náà pẹ̀bẹ̀ kí ẹ sáàdùá náà pẹ̀bẹ̀ kí ẹ sáàdùá wọ́n bèèrè ìbéèrè kan níjò ní nípa ọ̀rọ̀ pé kí náà ń pè ní súnnà ní pé sí kẹ̀ tí ó ni ẹgbà kó sàlàyé pé kí náà ìtumọ̀ rẹ̀ ibi táwọn sọ yìí kí wọ́n wá ní pé a tí ó tẹ́tẹ́ ń pè ní sọ láti nínú èdè kí n sàdúrà àti ẹni a fasalli alayhi a nẹ́bì sàdúrà fún a inna salataka sakanun lahum báyẹ̀ kọ́nà ń ṣe ìmẹ̀ẹ̀sìn àfáà èyí ìtumọ̀ tó mọ̀ yẹn ìtumọ̀ ní èdè ní ó wọ́n kù túnmọ̀ rẹ̀ nínú istilah ẹwà wọn wọ́n pa àwọn ẹgbẹ́ dọ̀lálà alaka ní àṣáyọ́rọ̀ àwọn ẹni ànà ni wọ́n níbi ọ̀rọ̀ ìmáàni lóòtọ́ nínú èdè lọ́gbáwá a iṣẹ́ a ó kó sí ní imani kèkí ń ṣe ìgbàgbọ́ ọ̀kan nìkan àmọ́ àwọn wájú kó ti pẹ́ nínú èdè ṣebí nínú lọ́rọ̀ tó máa ní pé imani gẹ́nu lọ́rọ̀ gan kí ní jẹ́bẹ̀ ẹ ó wà kúnnù ṣẹ̀ríà àwọn àyàtì tọ́lọ̀ ti wá ń sọ wípé tọ́lọ̀ ti ń sọ pé imani tọ́lọ̀ ti ń fi àwọn iṣẹ́ ìṣe àti ọ̀rọ̀ ẹnu ṣe ń kọ́ ok bóde fẹ́ ṣe àdíṣi pé al-iman bidorun wa قول لا إله إلا الله وأدناها إمطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان مبانا بيسيتو أنا بيسا ريماني وإذا كان إيماني bí ìpele bí 70 kìnnẹ́kà ní maritabare number one pick èyí tó wà lókè pátápátá kíyàn wílá ìlà ìlàlá ni alukọ́ọ̀lù ìwọ́n ní pétẹ̀ ọkàn nìkan ni a ṣẹ̀rí àtiwájú yíwa pé ọ̀rọ̀ ẹnu náà bẹnu yí mọ́ ní àfáà

so wọ́n pé ókè ìtànkpẹ̀ ní iman hakada sọ́lá so asọ́lá nínú èdè lágbàwá àdúwà àdúwà na ń pè bẹ́ẹ̀ kí n ra wẹ́bẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá na ń pè ní asọ́lá wọ́n ni fahuwa sha'iru fi kalamil arab qabla wurudi shari before kan nabi tó dé in tó gbajúmọ̀ nù tí wá sí ní sọ́lá sàdúwà na ń sọ́dákọ̀tán tutọ̀híròhún wà ti sàkíhìn bí wà sọ́lẹ̀ àríhìn ọlọ́ni ma mú ní owó wọn sọ́dákọ̀ ẹ́ zaka anábì ma gbà ní owó wọn zaka tó ma fífọ̀ wọn mọ́ tó bá tíwá gbà zaka o kó wá mọ́ sí sàláfọ́ lẹ́gbẹ́ àtàwọn ìtàyìn bá tíwá gbé zaka dọ́dà anábì a ní pé allahumma salli ala ahli kada ahli kada àwọn fámìlì bá ah, ọlọ́run nítorí ọ̀nà ti ní pé ṣe kí ni ó sàdúwà fún wọn ẹmọ ohun kama wọ́n ni wàṣára ní kí wọ́n ń pè ní sọ̀látù nínú ṣẹ̀ríyà èyí tó kàwà ń bílì nínú tiwa akwal wọ́n ni ṣẹ̀rí sọ̀látù ẹ̀wẹ̀ o ní àwọn akwal àwọn ọ̀rọ̀ kọta máa ń sọ wà afal àtàwọn iṣẹ́ ìṣe kọta máa ń ṣe mahsusotun tó wà specific some specific words and actions mo gbẹ̀ àwọn yíwa mọ́ àwọn ó túnmọ̀ ní pé ó láwọn gbólóhùn kọta máa wípé Allahu akbar sami Allahu liman hamida rabbana lakal hamd subhanallah àwọn ọ̀rọ̀ kan pàtó wa af'al àtàwọn sẹ́ẹ̀sẹ̀ kan pàtó bí ká náà sókè Allahu akbar ká gbọ́ sáyà ká rùkú ká sùjúd makhsuso tó wá specific gbogbo àwọn ìtànṣẹ́ lórí ìwé náà ìyẹn lẹ́sẹ̀ lọ́dọ̀ side nínú látàrún àdésẹ̀kàtàlì mo lè bẹ̀rẹ̀ náà mo lè àbíbẹ̀ẹ̀kọ́ ni but ó wá ní bá ṣe ń ṣe specifically àkùwálún àwọn gbólóhùn tá ń wí lẹ́nu wà àfàálùn àtàwọn sẹ́ẹ̀sẹ̀ kan tá ń ṣe maksusotun tó wá specific muftatahatun bi takbir ta ma ń sí pẹ̀lú Allahu akbar intervention ẹfẹ́ pẹ̀lú báyìí afákin ẹfẹ́ Allahu akbar ayyá ayyá wọ́n ti sí Allahu akbar jẹ́ pé Allahu akbar ó ní ó fi mílẹ̀ báhùn mú bí àwọn tí gbé òmìnirò tẹ́lẹ̀ muftatahatun bi takbir lànẹ́bí sọ pé tahrimuha at-takbir wa tahliluha at-taslim in ti ma ń sọ nǹkan mí dára mú kó tó kírùn in ti ma ń jẹ́ kí nǹkan mí kó dára mú báyìí oníkẹ́ tó bá ti bí Allahu Akbar nǹkan mí ti dá ó gbọ́dọ̀ sọ̀rọ̀ má ó gbọ́dọ̀ ṣiṣẹ́ mì má ó gbọ́dọ̀ mọ́ òkàkàkiri má tàrímù rẹ̀ nú tàhálìlù in tí wá mọ́ ń túwá lẹ̀ tó fi lè ṣe nǹkan mí o oníkọ́ ni assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wọ́n so wọ́n ni muftatahatun wọ́n sọ definition yìí lọ́wọ́ ni o jẹ́ tó tún gbé fún ọ ni aqwalun wa af'alun makhsusa àwọn ọ̀rọ̀ kẹta máa ń sọ jáde lẹ́nu àwọn sẹ́kẹta mọ́ ń ṣe pẹ̀lú ara wa tó wá specific muftatatun bi takbir ta mọ́ ń sí pẹ̀lú Allahu akbar muftatamatun bi taslim ta sì mọ́ ń ti papadà pẹ̀lú kásì assalamu alaikum wa rahmatullah summiyat salatan lishtimaliha ala wọ́n wọ́n pè ń sọ́lá because ó sì kó túnmọ̀ pílẹ̀ sínú ló fi ṣẹ́kẹ́ tó máa mú pé kíní kan ní túmọ̀ kan nínú èdè lágbà àmọ́ túmọ̀ rẹ̀ wà nínú ṣẹ̀ríyà àbí nínú istilah ó rí pé connection díẹ̀ ó máa wà láàrin túmọ̀ lọ́rọ̀ àti ṣára àbí istilah àjọsípò mọ̀ wà ń bẹ̀ ìdí ni pé lórí ìrún náà àdúrà náà là ń fẹ́ ìṣe jù ń bẹ̀ ó ti ó tún ṣàdúrà láftà tàhíyàtùlélá tó bá ṣe tàhíyàtùlá tó sọ aṣòrò ìbòrìmíyà tó sí allahumma inni a'udhu bika min adhabil qabr wa min adhabi jahannam wa min fitnatil mahya wal mamat wa min sharri fitnatil masihid dajjal aleba ni pé wá ṣàdúrà tó bá tún wù ọ́ lẹ́gbà tó tún parí ìfẹ́ ọkọ́ tó sẹ assalamu alaikum tó tún lè so àdúà àdúà àdúà ìyìn lọ́un ìgbọ́lọ́wọ́ tó bí ìbàbàrá ọlọ́run àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ló kún nínú wọn láti ìdílé ní fún wá ń pè ní kí ni o as-sala <clears throat> wọ́n ni qala fil insaf wa hadha huwa arabiyya àti àwọn àfáà lárúbáwá وفرضت ليلة المعراج قبل الهجرة بنحو ثلاث سنوات أو سنين wọ́n wá ṣe ìwé ìlọ́rin yẹ̀ léwa lórí ní alẹ́ ìjọ́ almiraj lálẹ́ yọ́wé almiraj ní bí ọdún mẹ́ta before ìjírá nínú tán fàfí mọ́ ń sọ pàtàkì tó wà níbi ní wípé nígbà tó èèyàn gbọ́lọ́bà lọ́kẹ́ ṣoṣo ọlọ́bà lọ́kẹ́ ṣoṣo ọlọ́bà lọ́kẹ́ ṣoṣo ìntánẹ́bí kínú fódìdí ọdún mẹ́wàá anẹ́bí sí lọ 30 years ní maka ó lọ lọ 10 years lókùn Madina anẹ́bí wá kéèkéé àwọn fẹ́wọ́n ni kẹtẹ́ fi mọ importance ìhun o bó ní maka lọ́lọ́ tí wá sí ìrọ̀lọ́rẹ̀ kódà ààwẹ̀ kìí sọ̀rọ̀ àgbàtà tó dé Madina ló fi jẹ́ ó fi pé ogbó sórọ́tù bá kọ́rọ̀ sórọ́tù alì mọ̀rọ̀ gbogbo àwọn sórọ̀ tó kọ́wọ̀n òfin òfin ẹmọ́sẹ̀ báyìí àrámù aláàní maka mọ̀dúnà ọgbẹ̀ ti tawhid àwọn àtàwọn ànábì ọlọ́run tó ti kọjá lọ ìtà ànábì báyìí ó pè àwọn èèyàn rẹ̀ báyìí fójúdí ọdún báyìí wọ́n gbà ó ṣe báyìí wọ́n gbà ó ṣe gbá ó sàwó àwọn èèyàn sáyẹ̀yà kúrò ní wọ́n ń takò ní agbára lóòrùn ìrun náà wá sọ̀kalẹ̀ Mákà pé ní ìsinmá yóò ẹ̀mà kí òun Mákà tó túbọ́ sí ilé tó iná kò tí ìsáwẹ̀ kò tí sí jihadi kò tí sí kama pẹ̀rún kò tí sí gbogbo ìrun kíkídé Allahu Akbar Allahu Akbar so lálẹ́ al-Mi'raj al-Isra wal-Mi'raj ó ní ìrìn òru tá Nábì sallallahu alaihi wasallam wọ́n ní kan nínú àwọn zanadikọ̀ Nàìjíríà yìí ó tún takò ó ní kò sí tán pè ní ìṣẹ̀rọ̀wà ní kò sí tán pè bẹ́ẹ̀ <laughs> kò sí tán pè bẹ́ẹ̀ bó wọ́n ni suratul Isra kì í ṣe ànẹ́bì náà tún bá wí táwa náà ń bá wí ó ti lè ní fẹ́ ìkíní kan bí a felix náà tún ti bá bí kan báyìí bó lè jẹ́ bí a Gabriel náà tún ma wallahi àwọn kèfèrí tàkọ ànẹ́bì sallallahu alaihi wasallam láti mọ́ sọ fún pé àwọn ẹni yìí tán bá wà láyé láyé ànẹ́bì mo fi ọlọ́run tó dá mi mo fi sẹlẹ́rì wọ́n sọ fún ànẹ́bì sí ẹ̀tì báyìí wọ́n muhammadu àgbàntọ́ ń sọ wallahi wọ́n lámọ́lẹ̀ sí bọ́n náà láyé ànẹ́bì wọ́n tún yóò sí yanu sáré ẹ̀dá ẹ̀tún gbọ́mìnà rí àgbà <laughs> ẹ ma gbọ́ àwọn gọ̀rọ̀ ìbù àbàtí ìlúmínà àkọwàl àwọn ọ̀rọ̀ rẹ̀ tẹ́kùn pé àáfí fọwọ́ sọ̀yà rẹ̀ fún yí pé ọkàn ti wá balẹ̀ ipa òní yí kọ ọ̀tá ọlọ́run ọ̀tá nẹ́bí ni wọ́n húnmùlà àdúgbò fàádákù kọ́tàlá húnmùlọ́ anna yufakun àwọn iṣẹ́ tábù jáàlì ṣe kù tí abúláàbì ṣe kù abúláàbì tó ṣe kù àwọn iṣẹ́ tí Umayya bin Khalaf tó ṣe kù àwọn iṣẹ́ táwọn sọ̀nàdídù Quraysh àwọn iṣẹ́ tí Al-Walid bin al-Mughira an tàkàkalẹ̀ yìí àwọn gidigbo níwọ̀n àwọn ọ̀tá Ànábì láyé tó bá ń ka gidigbo pé àwọn tán ya ọ̀tá jù wọ́n kọ́kọ́ ká tí wọ́n kọ́kọ́ <laughs> nípa àwọn specifically táwọn àwọn padà gba Islam àwọn wọ́n sì ń ká bẹ́ẹ̀ ni bàbá mi nọ́mbà wípé o ṣe bí alwalid ni bàbá Khalid bin alwalid Khalid ló padà jagun púpọ̀ ní àwọn ìlú Islam tí Islam kan pa Khalid ló dún wájú àìpé yá ẹ̀kìnzó bàbá rẹ̀ kèfèrí ẹlẹ́bọ ọ̀tá ọlọ́ọ̀bá gbà ní ẹ̀yìn ò sì mọ̀ná Khalid láti gbà pé ẹlẹ́bọ bàbá wọn àti kèfèrí ni alágbàkọ̀ ẹ̀dá tó tako Islam dẹni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀sìn àti tribalism nù ló jẹ́ kí ẹ̀rù máa ń wà pé hey sáwọn yóò rẹ̀ ṣe sí báyìí nítorí tó bá ká ìtàn ó pọ̀ látàkì tribalism ní ẹ̀sìn olédé Nàìjíríà yóò yà máa jẹ́sí mọ́kà ní amẹ́rẹ̀kẹ́ àfáà gbọ́ gbé ìlú kalẹ̀ náà òdodo ló kọ́kọ́ wà wájú ní jákọ́ yẹjú òdodo èwo nílùú òsì tó kọ́kọ́ gbèrú rẹ̀ ẹ ìlú kìíní kan ni wá baba wa àwọn bàbá wa ẹ sẹ́ràn bàbá wa ẹ mọ́ wà sọ pé ẹlẹ́bọ ni wọ́n ẹ jẹ́ ká ní wọ́n kẹsàṣìṣẹ́ ní kíni wọ́n kó ẹbọ wá náà wọn àwọn kọ́lì tí mọ̀ baba, bàbá wọn takọ̀ ànẹ́bí lọ tọ́ wọn gbógun ti àmọ́ wọn á bàbá ẹ̀yìn takọ̀ ànẹ́bí lọ wàláhì ẹ̀rùráyà kan bẹ tí ma pé fi ìmọ̀kọ́l ọ̀rọ̀ wọn bẹ bọ̀ àwọn example tẹ̀kọ̀ kan tí yíò ayayọ bàrá láfíà Abdullah ọmọ abdullah ọmọ ubayy ọmọ salun wọ́n pè nìkan ní abdullah bin ubayy bin salun ẹtìmá olórí àwọn mùnáfíkì ẹ̀dá láyé ànábì òun ni orí lídà àwọn mùnáfíkì kí nìdí ó fẹ́ jẹ ó fẹ́ jẹ olórí ìgbọ́n là nígbà wájú Mádínà wọn àti Sa'd bin Mu'adh Sa'd bin Mu'adh òun sọ bí ti fánàbí pé ah lóòótọ́ èmi ni wọ́n fẹ́ èmi àti abdullah bin ubayy bin salun àwọn náà fẹ́ fi jọ lórí àwọn ará Madina àmọ́ Islam ti wá dé báyìí ànábì Ọlọ́run ni ṣe ń wájọ lórí lórí ànábì Ọlọ́run ni wallahi ó sì submiti fọ́lọ́wọ́ bá tànábì ó sì bọ́ sábí ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò sọ àwọn ànábì ànábì ní tó bá ti fẹ́ ni àwa ti ju pájú sí ẹlẹ́tẹ̀ yanyan ààwẹ̀ ìmá Abdullahi bin Ubay òun rẹ̀ gẹ́gẹ́ bí alágbàkọ pé ah ọmọ òsì lọmọ yìí o ah ah ọlọ́run ma dúró ọdún tàbí ṣe project ń bọ̀ ìwọ sì dé rí wọ́n alánàbí ni wọ́n báyìí òun ló sọ Abdullahi bin Ubay bin Salul dàwọn tí wọ́n wà nísàlẹ̀ pátápátá lónà ẹ̀wọ̀n tó wá ṣe ni kò ní option mọ́ tí nǹkan bá ti spread out lórí ènìyàn option mọ́ bó ṣe join bó ṣe join mùsùlùmí ni pé ẹ̀yìn ẹ̀sà mọ́ ìṣó bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ gbókùn tí ẹ̀sìn Islam tẹ́bá mọ́ dúró sọ́kùsọ́ tó sọ́npa ànẹ́bì ànẹ́bì sì mọ́ gbogbo ẹ̀ سبا منافقي تنجلوريما هم الذين يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل أنا من صبه أنا من صبه لا تنفقوا على من عند رسول الله حتى يمتد أوكو يوم أمو سيو أما أما أما أما أما أما أما أما أما أما أما أما ẹmú gbogbo yí à ń bá alé wọn jáde wọ́n jọ plan pẹ̀lú àwọn kèfèrí láti wá gbogbo jàmọ̀ dínà ni wọ́n sì wánú wọ́n jọ sí bí sí pẹ̀lú ànábì ànábì láti bá ń kèfèrí já wọ́n sọ rárá pàrá lọ lẹ́yìn ẹ̀yin kèfèrí ẹ wò ń tajọ plan lé o ẹgbà déètì bí la fẹ́ lọ dúró sí ẹ lọ bẹ̀ wọlé àwọn tí lọ dúró dẹ̀yìn lẹ́yìn tẹ́ bá ti mú wájú báyìí àwọn kàbá imú lẹ́yìn náà ni ọ̀tá lé lejò táà dé lọ wọ́láyìí bá ṣe ṣe ní ogun Ahzab ah wallahi ọlọ́run ló ṣàánú Islam lẹ́fì mọ̀ pé ẹ̀sìn yìí kìí ṣẹ̀sìn èèyàn ó ìntẹ́fojú ànẹ́bì láyà ànẹ́bì ó yẹ kẹ́sìn ti dúó láyà ànẹ́bì àwọn ah, ẹ̀sìn ó ti ní ìlọ́mọ́ ó wá kọ̀ntínú tó fi dẹ́mta wà yìí wọ́n ṣe ṣe ṣe ṣe láyà àwọn sàhábà náà kọ́ àwọn èèyàn gba Islam wọ́n láyà ṣe mùsùlùmí wọ́n kà gba Islam náà ni ẹwà búlú olùwàlùmájúsì Abu Lu'lu al-Majusi ó sì wọnú Islam ó ní mùsùlùmí mùsùlùmí gbà náà Abdullah bẹ̀rẹ̀ kí náà pè bí n sábàá ó ní ẹni mùsùlùmí wọ́n ti wọnú Islam ó sì sọ táìmù tán kí lọ́wọ́ ó sì òun tó ń sáfúwájú mọ́ báyìí ó sì dúó sí sáfú aláwọ̀kọ́ wọn àdúmọ̀rù sí Allahu Akbar ó sì yọ ọ̀bẹ Umar wọ̀lá ogun mọ̀ ló odidi ọjọ́ mẹ́ta yóò mọ̀ ló fi rí ìnira kó tó kú ọjọ́ mẹ́ta àwọn wọnú Islam láti wá wò wọ́n ti pé ẹ́ kìíní ti because nǹkan mọ́ padà lágbára débi kan pé kìíní ò ṣe bájà mọ́ straight Áfíríkà wọlé báyìí aṣọ fèsì lè báyìí òye ìta ṣe tó ẹ̀rọ àtìgbà tán kìíní kan ẹ̀kọ́ síjá ó abdullah bin abdullah bin sabah bó ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ọmọ plánù nù wọ́n ń fira wọ́n ti sọ́dọ̀ ali bin abi talib ẹnu tó wá ṣe ní ó wá bẹ̀rẹ̀ sí ní ma instigate ó kọ́kọ́ instigate rebellion against Uthman nígbàtí Uthman jẹ́ khalifa ó lọ sí ó sálọ ó sálọ kò ní Hijaz ó lọ Egypt ní Misra yóò ní ibẹ̀ ló ti lọ ń kọ́ àwọn èèyàn jọ ah ṣẹ́ráwọn sàábẹ́ bó sì sí ní ma lálàsí ilé ayáwọn sàábẹ́ náà kò sì sí yọ́ra àwọn ṣèkìtí bá tún kọ̀ lè lónìí kakójọ láti bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn bí ó sì kò sí bí ó ṣe àwọn ìṣẹ̀lẹ̀ tí táyé fi parí bí ó ṣe máa ṣẹlẹ̀ lọ́nu àwọn ọ̀tá ọmọ wà ó múlá adó fàdà ló jẹ́ ká láti máa ṣàlàyé ìtì pa Umaru ó níbi ní pé dè ní ẹlẹ́ni àwọn ọ̀rọ̀ wá fìdá wọn ṣíyà wọ́n máa ń ṣe ọdún sàárẹ̀ àbúlúlù àdìmọ̀júsí ń bẹ ní ìrànde ni ìránù táwọn alágbàkò àmáàsì tánáwọn ni wọ́n hẹ́pù àwọn ará filistini nú o so ti ní tàn sọ pàá mùnáfìkì tàn mùnáfìkì bá ti kọ̀ tún àfihẹ̀ wà wà ní àwọn mùnáfìkì tàà pàwọn ní o ah àánú àwọn ará filistini a máa ṣe mí eh, ẹ̀yìn mọ̀ tó kó sọ́wọ́ wọ́n pa yẹnnayẹnna sí lára wọ́n kà mọ́kànlá àwọn amẹ́ríkà pa ní ẹ̀yà amẹ́ríkà mẹ́rin tó fẹ́ pa lé ní ṣe ká tún bẹ̀rẹ̀ ní ṣe ká tún bẹ̀rẹ̀ ní ẹjá pàbí 5 million lé ní ó yá ẹ̀yí muslim ẹjí ká ṣe jihadi ẹkà máa sọkún yẹ́ ń pa muslimi ó ṣe fọ́lọ̀ tọ̀ríkọ̀ ànábì nígbàtà ń pa àwọn muslimi mọ́ká ìgbàtà ń pa muslimi mọ́ká sánàbí tí wọ́n ń pàwọn ẹ̀lọ fún àwọn kèfèrí padà ṣe islam kí ń kọ̀ lálàmà fásitì wọ́n mọ̀ tí ń pa wáfà ó dá ẹjẹ́ ká sún sẹ́yìn wọ́n pa wátàn igbó tó pọ̀ ta ni wọ́n nù àwọn ń kọ́ yẹ́ pa sí nígbàtán payín wọ́n pa bí 50,000 ní níbi oṣù bí mẹ́lò sẹ́yìn wọ́n tó ti bẹ̀sí mọ́kọ́ yẹ́ pa ìgbé báyìí wọ́n tó ti ń ké káàkiri nùjáhídù filisti nùjáhídù israel nùjáhídù nígbàtán pa 50,000 jò ní só orí kẹkẹ sọ sí fúnmùlàdù àwọn náà kọ́ àwọn mùsùlùmí pa àwọn ọ̀tá lẹ́nu àwọn mọ̀náfìkínú lé àwọn a máa kó àwọn mùsùlùmí fáwọn kèfèrí pa pé ẹ̀pà wọn wọ̀lọ́yìí ìwọ tó bá rò bí Iran wọn àwọn lẹ́bàá mùsùlùmí oríire ò pé ní o àwọn tó ń ṣe ọdún wọn ní sàárè àbúlúlù alìmọ̀júsí tó pa Umar wọ́n a sì mọ́ ọdún níjọ́ tó pa Umar dẹni dẹni wọ́n mọ́ sẹ́pẹ̀ láwọ̀ sàábẹ́ dẹni òun ní ọ̀yẹ́pàá mùsùlùmí nǹkan sí ọ èyí tí sẹ́pẹ̀lẹ́ Abubakar in la mọ́lẹ̀ pé kèfèrí l'Abubakar àti mọ́rù feri la méjèèjì ìyá wa Aisha ìyá ti wá mọ́mí ti wá ní wọ́n ìyá wa before ìyá tó bí wa sáyé iṣẹ́ pẹ̀lẹ̀ wọn ó ní kèfèrí ni wọ́n ó ní ìyá wa Hafsa ọmọ Umar kèfèrí ni gbogbo ìyá wa Ànábì tẹ́yẹ feri ni wọ́n ah, wọ́n ní Jibril wọ́n hate Jibril bí wọ́n ní Jibril wọ́n ní òun ló lọ sẹ́mi ó sẹ́mi mistake ni kòránì àlínà ni ó mú wá fún wa fún muhammadu ó sì ṣe mistake fún jùlọ 23 years ọlọ́run náà tún wá ṣe mistake àbí ìtọ́wọ́ náà tún ní ya lọ bá àlí yóò tún ọjọ́ ìkẹsà ń ṣe mistake lójoojúmọ́ náà sáà sí èrè lọ́lọ́ bá fi rẹ̀ ṣe yẹ̀ lè trust ìgbò kòránì báhùn ga tọ́lọ̀ fi rẹ̀ ni tí ó mẹ́ntọ́ tí ó mọ̀dẹ̀ tí ọkọ́ lọ sáà sí ẹ̀rí pé tàyí tí tí ti bàjẹ́ àwọn ilé ìwájò kó àwọn Iran àwọn mẹ́fà mùsùlùmí àwọn Iran wo wọ́n kò yí fáwọn mùsùlùmí pa àwọn kèfèrí pa kèfèrí làwọn náà wọ́n kò yí fún kèfèrí pa wallahi ló ka ìtẹ̀ ló fún ìgbàmí ma ń káyẹ̀ lára pé ah, limadha kí ni ma ń sàwọn èèyàn mìíràn inna qawmi la yaqra'un la yaqra'un olú ẹ̀ká kankan lọ́lọ́ ka ìtẹ̀ láti jọ tí gbà tí àwọn mọ̀náfíkì ti bẹ̀rẹ̀ ma wọ́n ní ìsànyẹ́yìn lẹ́yìn kó ànábì lọ wo ipa táwọn ṣíyà kó àwọn rọ̀wáfíd láyé abúlẹ́bìn sábà òun nìkan tá ń sọ yìí tó instigate rebellion against àwọn sàábẹ̀ òun lára rẹ̀ làwọn ṣíyà àtàwọn terrorist ti jáde Boko Haram ISIS Al-Qaeda gbogbo ọmọ ara grandfather àwọn ideological grandfather àwọn is Abdullah bin Saba alọ́kanútan bátù eh, kí náà gbé aljamal wasifin táwọn mùsùlùmí ti ṣubú abdullahi bin saba àtàwọn ọmọ ogun rẹ̀ mọ̀náfìkì wọ́n kóra wọn jọ sọ́dọ̀ àwọn àìgbọ́yẹ̀ṣẹ̀lẹ̀ láàrin ali àti muawiya eh wọ́n wá àwọn mọ̀náfìkì wá kóra wọn sí méjì wọ́n kóra wọn síbi aláwọ̀kọ́ kò kóra síbi ẹlẹ́ẹ̀kejì wọ́n wá bẹ̀rẹ̀ ogun láláwọ̀kọ́ àwọn tó wà níbi ẹlẹ́ẹ̀kejì náà retaliate òun ló fa ogun tó fún ọ̀nà ma sọ pé ṣe bá ń sàábí ànẹ́bí para wọn àwọn sàábí ànẹ́bí ò para wọn àwọn mọ̀náfìkì náà kó sàárín àméjèèjì ó ní kálùkù sí defend ẹ̀mí ara ẹ̀dùbẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ ìgbà tí ó rí pé ìjásẹ̀lẹ̀ jẹ́rìmọ̀sẹ̀ láàrin àwọn mùsùlùmí wà ìntọ́ ìfàtàní mìíràn lùkù nínú ìpìtàtàlù fàásùlẹ̀hó bèèrè Islam fẹ́ lọ sí wọ́n fẹ́ lọ tún kẹsẹ̀ jọ òun but ah tí mọ̀ tàbá wà ní èyẹ méjì kò yìí ẹ para yí dáwọ́ ọ̀tá tí wọ́n bí ọ̀tá tí wọ́n bí aláfíà pàdé ká paríjà mo rí pọ́fà ń bọ̀ alátọ́ ah ọfà ní kí ni màá rò a fẹ́ paríjà ni ewó lọ́fà sọ́fà náà fi ń paríjà ni ẹ̀ ń tàfà ẹ̀ ń jú ọkọ̀ mọ́wàá kí láwọn náà ṣe wọ́n dìfẹ́ǹdì ẹ̀mí ara wọn àwọn náà jù tí wọ́n padà wọ́n ń ṣì dára wọn àà kí ló ń ṣẹlẹ̀ oníkẹ́lùkù mọ̀ta sí mọ́ fẹ́ àtúnkẹ́sẹ́ ní àtúnkẹ́sẹ́ ní títí tí mọ́ dàn 70,000 fún sí àwọn sàábítà ṣubúnjọ ìṣẹ́ ìkẹrẹ àwọn mọ̀bá ṣẹ́gùn náà bí jẹ́ àwọn musulmi tán ṣubú náà wọn jìnkò jìnkò ní àwọn sàábẹ́ tán ṣubú jọ́wọ́ ìṣẹ́ kékeré and more than 70,000 musulmi tó kún jọ́ ẹ̀ nítorí tàrí àwọn munafikun àwọn munafiki ẹ̀dá wọ́n sì buhari àwọn méjèèjì bó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe àwọn èèyàn kọ̀ntínú láti máa wà bẹ́ẹ̀ táwọn ọmọ dọ́ta ló fi jẹ́ pé lọ́lọ́fin mú sọ fún wa pé ẹ̀yin musulmi ẹ ṣọ́ra yín lọ́kàn lórí bìlífù tọ́lálàáfíà lórí súnnà nábì o lè dékò wà rí àwọn mùsùlùmí má sọ́ra rẹ̀ dẹni táwọn èèyàn ma lò láti fi tú àrin àwọn mùsùlùmí tó wà lórí ẹ̀sìn aláàbà tó rẹ̀ súnà ní Muhammad sallallahu alaihi wasallam má gbà má jẹrinṣẹ́ ìyẹ jẹ́ kí ìpínṣẹ́ níṣẹ́ má because wallahi ọmọ ló yẹrinṣẹ́ lọ́ọ̀kà nípa nifaq nínú al'umma wà lọ́ọ̀kà nípa bí alwazir al'alkomi ṣíyà ni ọ̀rọ̀fì dí ni ó ní wàzíru khalifa musulmi gbà ní Baghdad lọ́ka ìtàn bó ṣe lọ pàdí àpòpọ̀ pẹ̀lú àwọn Mongol nígbà àwọn Tatar tàbásọ Tatar nígbà ẹ̀ kò sí ọmọ ogun òlú tó lè fèsì Tatar wọ́n pọ̀ bí omi ni nomad ni wọ́n àwọn nomad ni wọ́n mọ́ dáwọn lúkàkiri tí wọ́n bí àwọn Fúlàní àbámbògbògbò wọ́n pọ̀ bí omi burúkú tán bá sígun wọnú ìlú yìí nígbà táwọn bí 500,000 bá sígi wọn nùgbù nígbà ẹmọ tó wá ṣe ni wọ́n fẹ́ wọ́n attack Baghdad wọ́n orílù imú àwọn musulmi defend ẹ̀ wọ́n wá plan pẹ̀lú Shia kan àwọn Shia làwọn ilé yóò bóyá wọ́n wá gba Islam lẹ́ wọ́n wá plan pẹ̀lú Shia ibn al-Alqami al-Wazir lọ tún kàntí Nusayr àtúnṣí tó náà sí wọ́n pọ̀ mílùmí lè fẹ́ mọ́sùn ẹ̀rùn tó wá ṣe ni ó wá ń plan pẹ̀lú wọn òun àti mínísítà àwọn mongol mínísítà àwọn mùsùlùmí ìgbà tó bá ti lọ trọ́ọ̀sì ṣíyà eléri ikú èyàn lọ́lọ trọ́ọ̀sì òun wá ń plan láti inú láti mọ wíkì náà mùsùlùmí àwọn ọmọ ogun islam ẹ̀rùn tó sọ fọ́ bá ní kí náà fọmọ ah nígbà táwọn táwà tó ní pé kí ní kàkìníkan convince olórí títí tán fi fẹ́ release àwọn ọmọ ogun tán bí kan níkan mí lọ lú ẹlọ́rú kan ẹlọ́mọ control lú gan ẹmọ́ ṣe kíníkan ẹlọ́mọ ṣe kíníkan gan àwọn olè ẹmọ́ lọlé títí tí lù fi weak bó ṣe kọ lẹ́tà sí mínísítà àwọn tátàrí ẹ ẹ sọ fún ọba o ẹ nílùú ti dẹ̀ kọmọ̀bọ̀ bọ́n ṣe pọ̀ bìgbàdénù wọn tó fẹ́ jẹ́ gbà ah, wọ́n sì àwọn ah, ìlú òtí dẹ̀tàn ọkùnrin síyà síyà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí bó ṣe tún wá bọ́bà ní ẹgbẹ́ ọba bóláwọ́ ṣe báyìí àwọn ọ̀tá ti dé bá hey ọ̀tá ti dé bóláwọ́ ṣe ó yẹ jábá wọn já pẹ̀lú àwọn ọmọ tó kù ah, ah, ẹmú jábá wọn já ọmọ ogun òpọ̀ mọ́ ẹwọ ẹwọ alágbàkọ̀ ẹ̀dá báwọn ìránì ṣe ń ṣe lé ní iná láti mọ kọ́ àwọn mùsùlùmí pa láti mọ ṣe bíi pé àwọn aláfẹ́ràn mùsùlùmí ó dé jíká ṣe báyìí ẹwọ ní tẹ́sẹ̀ ní pé ẹjíká tiẹ̀ sí wọ́dà rẹ̀ gbogbo mùsùlùmí nùlú ẹjá wọn lọ Filistini sẹ́lẹ̀pá átán ni wọ́ pàyíntà ọ̀kàtàn ló fi ní sẹ́lẹ̀pá átán mo fọ́lọ̀bọ̀ wọ́ pàyíntà tí ò bá sọpọlọ pé àwọn mùsùlùmí onílàákàí tẹ́wà lórí súnnà nẹ́bì tán gbọ́ṣẹ̀ rí ayé tán ma bá ṣe ń kọ̀ntú rẹ̀ pé ibi tàdé yóò ó yẹ ká ṣúṣẹ́ ìdí ẹ̀bá ìní ká lè bá lọ ríbi plan prepare láti padà wá àtàkì wọn kí sí láti mọ́ kó gara pa fún ẹmọ́ tó ṣe ni Ibn al-Alqami bó ṣe lọ bó ṣe ní kí ọba ní kíláàsì báyìí ó ní ọdá àti bọ́bá ọba wọn sọ̀rọ̀ a fẹ́ ọmọ wọn obìnrin kan ní ọba ní kò fẹ́ fún ọmọ obìnrin ọba àwọn mongol ó fẹ́ fún àwọn ọba mùsùlùmí ní ọmọbìnrin ló kó fẹ́ ó ní kò sí wàhálà ó dá ipé tàwà ti fẹ́ akànjọ ọmọ rẹ̀ lẹ́tìwà lọ́dọ̀ wa ń bè ó lè àtàkì gbọ́ ọmọ rẹ̀ ti wà lọ́dọ̀ wa bọ́ ọkọ̀ wọ́pọ̀ ọmọ tẹ̀ náà so bọ́ ṣe ní àmọ́ bàbá afẹ́ṣe wà nímọ́ tó nẹ̀ká ẹ̀yìn ìlú láti lọ sí ẹwà lágbàkọ̀ ìdá ẹ̀yìn ìlú láti lọ sí wọ́n ti organize tent tó lágbára oúnjẹ gbogbo ti kúnnú rẹ̀ ọba ẹwà wa ẹjáde kó ní ìlú ọba sílẹ̀kọ́ wà láàrin ìlú káwọn sójá sí mọ̀ dìfẹ́ndì ìlú àti àárín ni kọmẹ́ndò ti máa wáyé pé ó yẹ ṣe báyìí ẹ ṣe báyìí nígbà tó bá bá ti kó ní ìlú kí lọ́kùnrin ẹ lọ́ka ìtàn kó lè bá àmọ́ lọ́ka ó yẹ kíyàn ní al-bidaya wa nihaya inshallah àtò get in library inshallah in life. inshallah al-bidaya wa nihaya ìwọ̀n tó bá sì fẹ́ get o lè get fáwọn musulmi yóò fẹ́ mọ́ súnmọ́ ó lè ó yẹ kó súnmọ́ tó bí 80 súnmọ́ 100,000 naira ní tíra tí n bá sì ká sí yàrá eléyìí èyí sì ráwọn kan mí bẹ́ lọ́dọ̀ àwọn kan mí náà tó bá kọ al-milal wa nihal èyí mọ̀ ráwọn tán pé eh, ẹ ẹgbàmí wàhálà ti ṣẹlẹ̀ ní ìsìlámù gan o ló fi wá máa wọn ọ̀tá di iṣẹ́ ma wọn ọ̀tá àtàná àwọn náà lọ́tà àti ní wọ́n ọ̀yà sọ àwọn ọ̀rẹ́ ìtàná làwọn ọ̀rẹ́ ní àwọn náà ló ní súnnà lọ ka nínú tàn wàláhì bọ́bá sí jáde ní wọ́n ní kọ́ bá ẹni kọ́kẹ́lẹ́sọ wá jáde ẹ jáde pẹ̀lú àwọn àfà àwọn onípò àwọn ministers ẹ dákun àwọn onílàáká ìlú ló ti kó tàn wọ́n sì wọ́n jáde wọ́n wọnú tẹ́ǹtì báyìí wọ́n sọ̀ráǹdì wọn wọ́n pa gbogbo wọn sí gẹ̀gẹ̀ ẹ̀rẹ́ ni kí ló kúnnù lúmọ́ wọ́n mọ́ sí wọ Baghdad ní Baghdad ń gbà òun ní center of civilization musulmi wọ́n sì rèézi Baghdad kanlẹ̀ ọ̀hún kan ń jẹ̀lú kanlẹ̀ báyìí ah mọ́ sàdá ká máa wogun ni o wallahi ẹ̀yin tẹ́ ń pèpè fógun tógun bá ṣẹlẹ̀ nù lóì tó bá dó sí bí òkè ó sì máa rí ọjọ́ ọba láti wọn kan ma ń rí ìsìlú àbí wọ́n ma ń rí ìsìlú tí ó lẹ́fù lọ báyìí láti mú tọ́ gbẹ́yàwó ọlọ́mọ bọ̀ aláṣì pẹ̀lú àwọn elétò owó ìdífà àṣírí ni wàláyì bá sí wọnú Baghdad lọ ẹ̀jẹ̀ sàn níjọ́ ìkẹsí kékeré àwọn tán sẹ́ẹ̀fù àwọn tán sá sínú kàngání tí wọn ò rí wọn tán bá rí wọn inú kàngání láti máa da ilé sí

tó sá sínú ilé àwọn kírísítẹ́nì àwọn èyí nìkan lọ́wọ́ ò bá ń jọm Allahu Akbar Allahu Akbar ìkanú àfọ́nà kí ṣe ibùn àti ẹgbẹ̀rún àti ìmọ̀ wa wọ́n kọ ìtàn yìí wá bọ́sí gbọ́tọ́ ní sálẹ̀pá wọ́n bàgádì bọ́sẹ̀ tóbi tó wọ́n pátá wọ́n wá fi àwọn tíra pọ́ bàgádì ibi tí tíra ìpọ̀dé wọ́n sì waste gbogbo ẹ̀ wọ́n sì fi ṣe bíríjì nínú odò omi tí rí ó pọ̀ dé kátó lè fi ṣe bíríjì táwọn èèyàn tẹ̀ mọ́lẹ̀ kọjá bẹ̀ wọ́n sì fi wọ́n sì fi pass àwọn ogun wọn everything tí máa ń míjọ náà pàrọ bàgbáàdì ní yọ́dá sọ wọ́n náà pàwọn èèyàn fún déèsì nípa wọ́n pàwọn lọ ah, ẹ̀ tán ni ẹ̀sùn pàwọn lẹ́yìn náà ìwọ tó ń kọ́ àwọn mùsùlùmí fáwọn kèfèrí ó jẹ́ lọ bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìkanáà fáwọn pé wà rọ̀ jáwó tó ayé ní a ah, ó ní mò ń afá ẹni yìí òun kọ ìtẹ̀ ó ní òun dúró sórí àpáta báyìí ó wọ́wọ́ Baghdad òun sí èfún tí ẹ̀ ó sì rí tó ti dílẹ̀ lọ́wọ́ Syria lánàá lọ́wọ́ Syria lẹ́nu lọ́wọ́ àwọn ìlú táwọn ọ̀tá ọlọ́run tó ti ń kún pa àwọn kèfèrí fẹ́ wọnú ìlú mùsùlùmí àwọn kan tí wá wà pa àwọn ni wọ́n sílẹ̀kùn ẹ̀kùn ẹ̀yìn kèfèrí ẹ̀mọ̀ ẹ̀mọ̀ pẹ̀lú kí ni wọ́n lọ alfáàtì ṣàríyà jihadi ni jihadi ni ah kí ní kan àwọn tí wọ́n sòdodo fún yín wọ́n wá bá wọn ló kọjẹ́ bọ́n ṣe ń pè wọ́n mọ́díàlì bẹ́ẹ̀ náà ń pè wọ́n ló burúkú bẹ́ẹ̀ náà pè wọ́n ní kíní kan àwọn kíní kan subhanallah subhanallah wọ́n díwa níwájú wọ́n díwa lẹ́yìn wọ́n sàfẹ́ bàtà mùsùlùmí jẹ́ náà àwọn tí wọ́n ń hey ẹ̀yin mùsùlùmí tawhid ni àwọn ilé náà ń sọ àlìkìyàmọ̀ yí pé tó bá tiẹ̀ lè lórí àkídà tó dáa ẹlòmí jẹ́yà láyé yóò ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ agẹ́gẹ́nu sàárè ni nígbà tó bá kú lórí ẹbọ àwọn kan wọ́n jùkú lórí ojúmọ́ wọn ké ẹ̀yin èèyàn tàwídíò ẹmọ́ ṣẹbọ ẹmọ́ lọ sàárè eh eh eh níbi ọ̀rọ̀ ayé náà wọ́n tún fún ilé àwọn tàwídíàt ìpẹ́rẹ́ gbogbo nǹkan ló lásìkò kìí sí pàtàkì bí náà bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ jihadi gbogbo ló lásìkò báyìí báyìí láṣẹ tó ẹjá gbọ́ sáwọn olórí wa lẹ́nu ẹjá kójọ sábì àwọn olórí wa káwọn ọ̀tá káwọn lè bá rí wa mú àwọn nǹkan jayín gbà lọ́wọ́ àwọn olórí ẹlẹ́ àwọn olórí kò wọ́n sọ àwọn olórí dómùgọ̀ ojoojúmọ́ ọ̀rọ̀ tí wọ́n mọ́ bọ́ àwọn olórí ní mọ́ sí pèlú olórí káwọn èèyàn lè bá wà mọ̀tàṣàtìtì ní mọ̀tàfàbòríkè ní mọ̀tàmàsìkè kan wà lọ́tọ̀ọ̀tọ̀ yẹpẹrẹ yẹpẹrẹ yẹkẹ́lẹ́kẹ́lẹ́kẹ́ káwọn kèfèrí lè bá mọ́ rí bò wọ́n bò wọ́n bò wọ́n àwókọ̀ tí ní láti máa sàlàyé ilé gbogbo nǹkan lè o lè sọ àfòdódó reality lẹ́lẹ̀ kódà kò kàn sí tí ìbá ń sàsìkò tó fún mo fẹ́ mú madẹ̀ plan series ẹ̀ inṣáàlá lórí àníṣẹ́ kéèyàn tó sọ èyàn kàn lè wo bíá between first bóyá bí 200 years sí 300 years àwọn kí ló ṣẹlẹ̀ kí wọ́n náà compare sí tí ṣẹlẹ̀ lẹ́ni kí ni bóòlù àwọn yẹ́ ṣe ń plan láti bẹ ìsìn jẹ́ láti penetrate wá compare sí tèmi wọ̀láì kò sí àtọ̀ wọ̀láì sí àtọ̀ kò sí àtọ̀ ni nefman ni pé ma ashbahatil barihatu a ma ashbahatil lẹ́lì bari pa á ìní ìṣẹ́wájú àná báyìí ìní ìjọ àná bí pan na gaggá tó bá wọ́n ka ìtọ́pa ẹdú sí ọ̀rọ̀ wọn Nàìjíríà náà ń sọ ní Ibn Kathir ń sọ nínú al-Bidayah wa bóò ní pínkẹ̀ sí ìṣe mọ̀ pé ní tí ń ṣẹlẹ̀ láyé tí wọ́n náà ní ṣẹlẹ̀ láyé tí wá iná fi history will repeat itself in kò sí new one kò sí tuntun láyé ọ̀ta intanet kèfè kí ṣe lánàá onáà ṣẹlẹ̀ intanet náà fi kí ṣe lánàá onáà ṣẹlẹ̀ wọ́n kàn tún lo wọ́n kàn mú wọ́n lè tún lo method òkè òkè the same thing náà ni òkè àwọn ti káílé àbí ẹja tún gbàgbé wọlé àwọn ti dìbì náà èyà eh, jásùlọ́gbàbẹ̀ wọn mùsùlùmí wà mọ́ gbogbo àwọn ọ̀nà wọn gbogbo àláwò di insha Allah an bi Allah subhanahu wa ta'ala kó fẹsẹ̀ ní kankan wárin lórí òdodo هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته